إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله أيها المسلمون أهنه بعيدكم والزموا الصلاح في هذا اليوم اليوم الذي حق لأهل الإسلام أن يفرحوا بعيدهم فلهم في هذا فرحتان فرحة الفطر وامتثال الأمر وفرحة الأمل بحسن الجزاء وعظيم الأجر وأنتم, وأنتم في يومكم هذا يا عباد الله في يوم شريف فضل فضله الله وشرفه وجعله عيدا لأهل الإسلام فالحمد لله والشكر كله لله فالله أكبر فالله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد عبار الله فالعيد يوم فرح وسرور لمن قبل الله صيامه وقيامه وصحت لله نيته ويوم ابتهاج وسرور لمن حسن خلقه وطابت سريرته فيا عباد الله ليس العيد لمن عق والديه وليس العيد لمن يفعل المحرمات فحرم من الرضا في هذا اليوم العظيم وليس العيد لمن يحسد الناس على ما آتاهم الله من فضله وليس العيد لخائن كذاب ولا لمجرم فتان فيا عباد الله العيد للمسلمين لعباد الله المتقين الذين يفرحون بما آتاهم الله من فضله ويشكرونه ويتوجهون إليه يقول الله تبارك وتعالى قل بفضل الله وبرحمته فليفرحوا هو خير مما يجمعون ألقفوا رابا سبحانه وتعالى أترى لكم كيات قرابا فالنبي محمد صلى الله عليه وسلم أولا ليلة وصابرة أتبوا بوانيت يوم التليل النبي محمد صلى الله عليه وسلم حتى يرث الله الأرض ومن عليها títí tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó fi jogún lẹ̀ yí àti gbogbo ẹni tó wà lórí ilẹ̀ ibadallah fattaqullah ẹ jẹ́ ká páyà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ọjọ́ tí gbogbo wa ti ń retí ta ti ń rankan ó ti wọlé tọ̀wá o náà ni ní ọjọ́ tó ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ṣe fún àwọn ará ahlul islam ẹ̀tọ́ láti pé kí wọ́n yọ nínú rẹ̀ ibadallá ìdùnnú méjì ní ń bẹ fún wa lọ́jọ́ àìdí ìdùnnú pé a túnú àwẹ̀ láyọ̀ àtàláfíà pé a gbà fọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala a sì rẹ́yìn rẹ̀ ní ti dáadáa àti ìdùnnú pé a ti tìǹkà sọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó sì pé Ọlọ́run Ọba lè fi ní àánú fún wa nítorí ilé èyí yóò dúnú èyí ó yọ̀ èyí ó sì dúpẹ́ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ibadallah ìdí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala gbé kalẹ̀ fún àwọn ẹrú rẹ̀ àwọn mùsùlùmí àwọn tó sì pé wọ́n gba àwẹ̀ bí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bó ti sì fẹ́ jí ká wọ́n sì tẹ̀lé òfin Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bẹ́ẹ̀ sì ni wọ́n ń dúní máa sí Ọlọ́run Ọba ibadallah ìdí wà lẹ́yẹ jẹ́ ká sọ́ra o kìí ṣe pé ìdí Ọlọ́run Ọba gbé kalẹ̀ pé ká fi máa sí Ọlọ́run lẹ́yìn àwẹ̀ ti tán àwẹ́ ti tán àwẹ́ ti tán àfá ara o àwẹ́ ló tán òfin ọlọ́wọ́n bó lọ́bì kankan tí ó wọ́n mọ́ sígò pẹ́ ọjọ́ ọdún lónìí ìgbà tí ó fi dìrọlẹ́ ẹlòmí ó ti yóò bákan ní mùsùlùmí so ní mọ̀ owó báibáì so ibadallah kèése bí i àti ń ṣe àìdì ni o kèése pé bí i àti ń ṣe àìdì òun ni pé ah ó ti sóhun láti jọ yìí gbogbo àwọn àwọn zina àwọn tó ma ń gbé kí òun orí wọn gbé kí má nínú àwẹ̀ ìsọlẹ́nu yí pọ̀ ilé kòlóhùn ògbé o àmọ́ sọlẹ́nu àwọn èèyàn yastagfúna min annas wala yastagfúna min Allah so yọ́ ògbé a àti wọnú ọdún yóò ti lì sí nọ́mbà wọn pẹ̀lẹ́ kò wọ́kì tó pẹ̀lẹ́ ara òkè ọlọ́run bá fẹ́ ká dúpẹ́ ká jẹ ká mú so ká fi hàn pé àgbàwẹ̀ mọ́ ìbádọ́lá àbákanáà lápákejì náà èyí dẹ̀ ṣe fún pé káwà tún wá mú lé kókó pé àrùn ó tún gba òní náà níṣẹ́ òun ó gbàwẹ̀ lónìí àrùn fẹ́ gbà níṣẹ́ kí ló dé kí ló tún òun ní gbàwẹ̀ ara o bákanáà bí àwọn òun ní ayọ̀ kọkẹ tó ń fẹ́ yọ tó òun tó ti ara Ọlọ́run bá fẹ́ yẹ ká yọ Ọlọ́run bá fẹ́ yẹ ká fi ìdùnnú ká fi hàn sáwọn ará alé wa àtàwọn ọmọ wa kan mẹ́ yí ọdún tàà ń ṣe kama pé ọdún àwọn mùsùlùmí ọdún kékeré tẹbá ti ẹ̀ ń pè bẹ́ẹ̀ ìbádọ́lá kéèsí tó fi ń sọ bẹ́ẹ̀ ni pé ẹn kò wọn ara torí ìdí méjì ta nínà ni eh, ahlal islam so ká bàbára rẹ̀ ẹwà arọ́mọ musulmi mi kò wọn ò tí ẹ̀ lálì ìdí rárá àmọ́ tó bá wá di ìgbà tí kírísímàsì yóò wá máa travel bọ̀ wá láti kòtòǹgbòrá lọ́nà so taraba ni ó ti gbéra nílò ń bọ̀ wá kí ló ń bọ̀ wá láti ìlú tó jìnà jù sí uh, Christmas òun fẹ́ wá kàn àwọn wá mítí fada Christmas fala hawla wala quwwata illa billah ẹjẹ́ káwọn ma wá ẹjẹ́ ká ma yí àwọn ọdún yìí kíyàn má tẹ̀mbẹ̀rẹ̀ rẹ̀ ọdún àwọn ẹni jàre ó dọdún léyá ilé tí lé èyàn ma ń ma yí orí ọlọ́run ọba ní ọlọ́run ọba ní kul bi fadlillah nítorí orí ọlọ́run ọba àti kẹ́ẹ̀rẹ̀ ẹyọ ẹyọ torí pé ẹ jẹ́ mùsùlùmí torí pé ẹ jọ́sìn fún ọlọ́run ọba ọlọ́run ọba wá fún yín lójú ẹ̀ pé òjò ẹ̀ kẹ́ẹ̀ fi yọ̀ kẹ́ẹ̀ fi dùnú sọ́lọ́run ọba nítorí náà ẹni tó ṣe pé ìgbéraga àti ayọ̀ ti pọ̀jù ayọ̀ pọ̀rá ibi títí mú dírínkì ló ti padà jásọ́tí so ibi títí mú dírínkì ló ti padà jásọ́tí ibi títí so ìbáraláà kíyàn sọ́ra fún ẹ̀ṣẹ̀ so kíyàn sọ́ra fún pé ramadanu ti lọ ramadanu ló lọ ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ọba tó ní ramadan ọlọ́wọ́ba subhanahu wa ta'ala lọ bí kankan ọlọ́wọ́ba ń wo wá ní gbogbo ọba ó sì mọ gbogbo ń tàn sí o nǹkan kan ò sì pamọ́ fún Ọlọ́run bá ní sánmà ní àbí nílẹ̀ nítorí náà ibadallah ká ṣọdún bọ́lọ́wọ́ bá ti ṣe fẹ́ ká ṣe bó ti tọ́ àti bó ti ṣe yẹ ká dúpẹ́ fún Ọlọ́run bá ká ronú sí àwọn nǹkan tá ti síwájú nínú Ramadan kò sígbà tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala igbá foríjì o Ọlọ́run bá subhanahu wa ta'ala sọ fáwọn ẹrú mi tí wọ́n kọjá àlà lórí ara wọn la taqnatu min rahmatillah ẹ má jákàmù nínú àánú Ọlọ́run bá àánú Ọlọ́run bó kálẹ̀ nígbà kankan ibadallah ká máa rántí ta alákùnrin tó ti gbẹ̀mí àwọn èèyàn 99 tó tún tọ́pù ẹ̀ pẹ̀lú ìkannú àwọn so ìgbà tó tọ́pù ẹ̀ tán lọ́tún ògbé àkóhun ah, tútú bá ẹ̀wọ̀n kan ó ti fẹ́ tún wá tẹ́lẹ̀ ó tún padà so ìgbà tó wá lóhun ó túbá ló kú sọ́nà wọ́n náà lámàtà ìbádọ́lá so bẹ́yìn ò bá Ramadan àánú Ọlọ́run bá subhanahu wa ta'ala ń bẹ́ gbogbo gbà a ní kíyàn túbá yẹn gangan lọ́nà ọba fẹ́ ó ti wá òun náà wá ronú pé ah àwọn dáni sí lọ òun ò sì túbá ìbádọ́lá àwọn olùmọ́mọ́ ń sọ pé ẹsẹ̀ tó jogún ìbẹ̀rù Ọlọ́run Ọba àti ìrẹ̀lẹ̀ Ọlọ́run Ọba fún yàn ó dáa ju ìpáyà Ọlọ́run Ọba iṣẹ́ dáadáa tó ṣe pé ìgbéraga ló jogún fún yàn lọ irú ẹni bẹ́ẹ̀ tó wá túbá wọ́n wò pé ókè wá wà ámìlà ámìlà ń sọ́ọ̀lẹ̀hà ó wá sàwọn sí dáadáa ó dájọ́ tó rò pé àà ah, é nínú number 1 to 100 nǹkan ti wọ́ gbogbo àwọn ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ tàfí máa ń fi ẹ̀sìn ọlọ́wọ́ bá ṣe sáwẹ́wà so ẹwọ́ orí ní báyìí pé ah, a ti gbàwẹ̀ kọjá ní tó wá wù lówákù tí ń ṣe so ìtàwọn olùmọ́ fi máa sọ ní ẹsẹ̀ tọ́nà bá fi tó fi jẹ́ kíyàn wà humble ó dájú ìtẹ̀lé tọ́lọ́wọ́ bá tó ṣe pé wá sí kíni ó wá jogún gbéraga so nítorí náà ibadallah ẹ jẹ́ ká páyà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ká dúpẹ́ fún Ọlọ́run Ọba ká mú orí in tọ́lọ́run Ọba subhanahu wa ta'ala ṣe fún wa nínú pé ó jẹ́ ká gani àwẹ̀ náà ó ti yẹ ká parí ẹ̀ àwọn èèyàn ti kú ibadallah àwọn èèyàn ti kú àwọn èèyàn ti sún lọ ẹni tó rò pé òun náà ní ibadallah nítorí náà ká jẹ́ ẹrú tí ó mọ̀ pẹ́ barakallahu li wa lakum fil qur'anil karim ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد يقول يقول المصطفى صلى الله عليه وسلم أيام العيد أيام أكل وشرب وذكر لله وذكر لله تعالى Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé àwọn ọjọ́ ọdún ọjọ́ jíjẹ ọjọ́ múmu ni ẹ jẹ mú ẹ má ṣe léèwọ̀ ní t'Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ò bá ṣe léèwọ̀ nínú jíjẹ ni nínú múmu ni nínú aṣọ ni ẹlòmí o ní ẹ asọ̀kán ara o in tó bá wọ́ ní owó ma ṣe léèwọ̀ in tọ́nà ọ̀bọ̀ bá ṣe léèwọ̀ ẹ asọ̀kán ara o bí o bá ti lẹ́rí bọ́nà ọba ṣe léèwọ̀ ma ṣe tọ́nà ọ̀bọ̀ ṣe léèwọ̀ léèwọ̀ ẹnkìní kankìní yóò sà lọ́ọ̀mọ́ lọ́ọ̀mọ́ lọ́ọ̀mọ́ ẹnkìí sásọ àwọn mùsùlùmí asọ̀wọ̀dà àwọn asọ̀ mùsùlùmí sọ́ra ọ̀ kíyàn wọn tó wùyàn lópin ìgbà tí ò bá ti kọjá àlà gbogbo ọ̀nà ìlàmà Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa níbi aṣọ ọkùnrin kó mọ́ kọjá kókósẹ̀ kò lé fún wa kò lé fún wa láti ṣe wallahi kò náà wá ń kẹ́kẹ́ èyí ó ṣe tán láti rẹ́dì láti gbantọ́nà ọba subhanahu wa ok kò sí ní kọjá rẹ̀ nítòótọ́ so ẹnìkan ẹni tó bá wù ọba àmọ́ sọ tó wù àbá ẹ̀yìn náà ti wá àwọn ọgbẹ́ dáadáa wo ló fẹ́ ṣe láyé táwọn èèyàn ní sọ nǹkan náà tẹ́lẹ̀ náà kọ́nà níbi ọ̀rọ̀ ayé náà bó ṣe dáadáa kan náà wọ́n ni ah, àti ẹ̀mọ̀ pàyín náà ti ah, àti ẹ̀mọ̀ náà wọ́n máa fi bẹ̀rẹ̀ rẹ̀ ẹ lè ma nítorí náà ibadallah orí ara àyàn rẹ̀ máa ń wò ah, kí ló dáa fún mi láyé kí ni ó làmí lálẹ́ kìyàmà okùnbà tí ò bá ìtorí náà ibádallāh bákan náà ká ṣọ́ra kó má ṣe pé ọjọ́ ọdún nìkan la ń kírun fọ́lọ́run ọba ẹwà àwọn mùsùlùmí lọ́jọ́ ọdún bọ́n sí ma ń tú báwọn mùsùlùmí sí ma ń tú jáde ẹwà rí pé láwọn ọjọ́ yòókù èyàn kán lẹ́bà nínú sáfú ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ọba o ìrun ó dọwọ́ in pa yín láṣẹ kẹ́ ma kírun in ta nabi sallallahu alaihi wasallam sọ fún wa nìyẹn ìtorí náà ibadallah ẹ jẹ́ ká fi ronú ká fi dúpẹ́ lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba ká jẹ ká mú ká àmọ́ wá mọ iye ọdún náà ẹ má jẹ́ ọdún àwẹ̀ àti ma ń bó mọ́lẹ̀ púpọ̀ jù kódà bẹ́yàn bá lẹ pẹran kó pẹran nú àwẹ̀ ó tún yẹ tó ti fẹ́ máa kú lára àwọn èèyàn so ẹlòmí ilé-owó ẹ̀rẹ́ náà kò ní ààrẹ so kíyàn ara kò sí tó ṣe kò sígbà tí ó tọ́ kíyàn dúnà fọ́lọ́wọ́ bá pé ọlọ́run mo dúlé fún ọ in tí ó tọ́ ni pé kíyàn máa dú fún nǹkan mí ẹbọ ti ẹlẹ́lẹ́ yàn ìbádàlá so bọ̀ tí yàn bá tó bá ti fọ́lọ́wọ́ bá lèyàn kò sígbà tó dú tó dú so nítorí náà ìbádàlá ẹ jẹ́ kí spirit ọdún yẹn kó wà lára wa kó wà kan rí kàtù fi dúpẹ́ fọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ìpé ọdún gorí ara wọn orí Ọlọ́run bá sì ń pọ̀ sí lórí wa wallahi tí a bá wúra rẹ̀ pé ah! tí a bá wúra rẹ̀ lọ́dún tó kọjá tó wá tún wúra rẹ̀ sí orí Ọlọ́run bá sì ń pọ̀ sí lójoojúmọ́ ìtọ́lọ́wọ́ bá fi ń sọ nìyẹn pé wa atakum min kulli ma sa'altumu gbogbo tí ẹbí Ọlọ́run bá lọ́lọ́run bá fún yín tẹ́rù bá wá ó bí lélẹ̀ yóò fún ọ àsìkò tó dájú ló tún fún ọ tó bá wá wọlé tó lọ́wọ́ bá fún ọ ó wà rí pé ah, àsìkò tó dájú lọ́wọ́ bá fún mi lónìí yẹn náà táìmù yìí gẹmú nídìí ẹjù Ibadallah a ní bùkátà láti dúpẹ́ fún ọba gán kájẹrú tí ó mọ̀ pé a máa dúpẹ́ fún ọba pé ọlọ́run mo dúpẹ́ Ibadallah ẹni bá dúpẹ́ ọlọ́run ọba ó bùkún ọ tàbá ń wá àbùkún ọlọ́run ọba subhanahu wa ta'ala kájẹrú tí ó mọ̀ pé in ta sì fi mọ́ pé náà ni pé káwa náà ká máa nígbìyànjú pé wọ́n lè dílé yóò dá mo fẹ́ fi ilẹ̀ fọ́lọ́wọ́ bá àmọ́yí àmọ́yí àwọn èèyàn tó yẹ pé nínú àwẹ̀ lọ́lọ́wọ́ bó gbà nǹkan míì lọ́wẹ́ gani ẹlòmí ti gani pé ah àwẹ̀ ọdún báyìí báyìí báyìí lòun náà kàn wò pé ah, òun ráwẹ̀ gbà láì mú sí gánà so òun lè fi kíní ilẹ̀ ó lè fi ilẹ̀ fọ́lọ́wọ́ ẹlòmí ah, iná àwẹ̀ ohun ojú gbogbo ojú ló ti káhùn òun fílẹ̀ fọ́nà ọba ibadallah ẹni ká túbá lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bákanáà ká jẹ́ ẹrú tí ó ma lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba munibina ila Allah munibina ká ma padà lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba an bẹ̀rẹ̀ Ọba subhanahu wa ta'ala àánú rẹ̀ orí Ọlọ́run Ọba kó túbọ̀ mọ́ ṣe fún wa ìkẹ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kutuba túbọ̀ máa jí kó máa rọ̀lẹ̀ wà lórí allahumma ati nufusana taqwaha wa zakkiha anta khayru man zakkaha anta waliyuha wa mawlaha allahumma ahsin lana dinana alladhi huwa ismatu amrina wa ahsin lana dunyana allati fiha ma'ashuna waj'al alhayata ziyadatan lana fi kulli khayr wal mauta rohatan lana min kulli shar allahumma waffiqna ya rabbal alamin allahumma taqabbal ma, ma, ma, ma qaddamna ya rabbal alamin اللهم اغفر لنا ما قدمنا يا رب العالمين اللهم تقبله منا يا رب العالمين اللهم لا تردنا خاسرين اللهم لا تردنا خائبين اللهم تقبل صيامنا اللهم تقبل صلاتنا اللهم تب علينا يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد